إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الحديث كلام الله تعالى وخير الهدى هدى النبي صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار عباد الله لقد قال رسول الله صلى الله عليه وسلم أنه ما من نبي قبله إلا كان حقا عليه أن يدل أمته إلى الخير ما يعلمه لهم وينذرهم من الشر ما يعلمه لهم ومن جملة الخيرات التي دلنا عليها رسول الله صلى الله عليه وسلم هو ما جاء في هذا الحديث الذي أخرجه الإمام مسلم وغيره من أصحاب السنن من حديث أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال إن الله يرضى لكم ثلاثا ويسخط لكم ثلاثا وفي لفظ إن الله يرضى لكم ثلاثا ويكره لكم ثلاثا يرضى لكم أن تعبدوه ولا تشركوا به شيئا وأن تعتصموا بحبل الله جميعا وأن تعتصموا بحبل الله جميعا ولا تفرقوا وأن تناصحوا من ولاه الله أمركم ويكره لكم قيل وقال وإضاعة المال وكثرة السؤال أدبر فنبى الله سبحانه وتعالى أترك الله أتجال فنبوى محمد sallallahu alayhi wa sallam ẹni tọ́lọ ń rán sí gbogbo àgbáńlá ayé pátápátá láti lè bá máa jẹ́ ìmọ̀nà fún wọn láti lè bá máa jẹ́ okùnfà tí wọ́n fi máa jáde kó nínú òkùnkùn tí wọ́n fi máa fi bọ́ inú mọ́lẹ̀ tí ó máa jẹ́ okùnfà tí wọ́n fi máa tí wọ́n fi ní wọnú náà lọ́ba Allah subhanahu wa ta'ala Ibadallah nínú ojúṣe àwọn ànábí ọlọ́run òun ni kó jẹ́ pé gbogbo nǹkan tí yóò bá kó àwọn àlìúmọ̀ wọn sínú ewu kí wọ́n ti kìlọ̀ fáwọn ọjọ́ wọn nípa rẹ̀ o bákan náà gbogbo tí yóò bá sì jẹ́ okùnfà dáadáa tí ó bá jẹ́ nǹkan dáadáa fáwọn àlìúmọ̀ wọn wọ́n ṣe kí ni wọ́n ti tọ́ka wọn síbẹ̀ lára àwọn nǹkan oríire tí anábọ̀ Muhammad sallallahu alaihi wasallam tí wọ́n tọ́ka wá sí òun náà ni ta fẹ́ kà níbi hadith yìí bákan náà lára àwọn nǹkan tó léwu tó lè kó ìpalára bá wa nínú ẹ̀sìn wa àti nínú ọrọ̀ ayé wa tó jẹ́ ipá Ànábì wa Muhammad sallallahu ti sọ̀rọ̀ wa lára bí ká jìnà sí wípé anábì sọ wípé inna Allaha yarda lakum thalathan lára gbogbo nǹkan tọ́nà bá Allah nífẹ̀ẹ́ pé kẹ́ẹ̀ṣe afẹ́dàkọ mẹ́ta ń bẹ̀ inna Allaha yarda lakum thalathan ọlọ́ba Allah nífẹ̀ẹ́ àwọn nǹkan mẹ́ta tafẹ́dàkọ fún yín wa yakrahu lakum thalathan bákan náà ọlọ́ba Allah sì kórìíra kẹ́ẹ̀ṣe àwọn nǹkan yìí ìdárúkọ mẹ́ta níbi nǹkan tọ́lọ́run bá Allah fẹ́ ká jìnà sí kò túmọ̀ sí pé mẹ́ta péré náà làwọn nǹkan yẹn ṣùgbọ́n anábùwà Muhammad sallallahu alaihi wasallam látara ojúpọ̀nà tí wọ́n máa ń lò láti lè bá jẹ́ kí nǹkan kó jókòó sáwọn èèyàn níláàkáì ó náà ní pé ká mú wá ní mẹ́ta ń bì ká mú wá ní márùn bì ká mú wá ní méje ń ìyẹn túmọ̀ sí pé ọlọ́mọba Allah pa á nǹkan yẹn nìyẹn tàbátí pé ọlọ́mbà alápàá aláṣẹ káṣe nǹkan ó túnmọ̀ fìkọ́ ọlọ́mbà aláà nífẹ̀ẹ́ sí káṣe nǹkan yẹn nìyẹn so in tọ́lọ́mbà aláà pàá aláṣẹ pé káṣe àti tí wọ́n ròyìn pé ọlọ́mbà aláà nífẹ̀ẹ́ sí pé káṣe ó túnmọ̀ sí pé nǹkan yẹn iṣẹ́ ẹ̀jọ́sìn ni ó túnmọ̀ sí pé kí ni nǹkan yẹn o iṣẹ́ ẹ̀jọ́sìn aláà kórìíra nǹkan so tọ́mọ̀ sí pé ọlọ́mbà aláà kórìíra nǹkan òun náà yóò mọ̀ túnmọ̀ sí pé kí ni o ìjìnà sí òun ni ìjọsìn fún ọlọ́mbà aláà subhanahu wa ta'ala ẹ̀ṣẹ̀ sí ní kíyàn ṣe kí ni òkè lọ́mọ́ ṣe kí wọ́n jàwọn nǹkan náà aláwọ̀kọ́ níbi nǹkan mẹ́ta alákọ̀ọ́kọ́ níbi àwọn nǹkan mẹ́ta aláwọ̀kọ́ aláwọ̀kọ́ bẹ̀ nígbé kí ni o an ta'buduhu wa la tushriku bihi shay'a kẹjọ́ sí fún ọlọ́ba Allah subhanahu wa ta'ala nínú gbogbo àṣẹ tọ́lọ̀bà aláàpáwà ìjọsìn fún ọlọ́bà Allah subhanahu wa ta'ala nìkan o náà ni ìdí tó gajù tọ́lọ̀bà aláàfi sọ gbogbo tírà kalẹ̀ ìjọsìn fún ọlọ́bà Allah subhanahu wa ta'ala nìkan o náà ni ìdí tó gajù tọ́lọ̀bà aláàfi rán gbogbo àwọn òjíṣẹ́ tọ́lọ̀ rán bákan náà ìfirinlẹ̀ ìjọsìn fún ọlọ́bà Allah subhanahu wa ta'ala nìkan náà lè yóò fi mọ jẹ́ mùsùlùmí ìsìlọ́fẹ́lì níbi abala yìí lè yóò fi máa jẹ́ kéfèrí ìfẹ́ẹ̀lì níbi abala ìjọsìn fún ọlọ́ba Allah subhanahu wa ta'ala nìkan òun náà lè yóò fi máa jẹ́ ẹni tí ó jìyà láyé ń bí tí ó jìyà nù sáré tí ó tún jìyà jẹ́gbé alkiyama so ìwà páàsì níbi ìjọsìn fún ọlọ́ba Allah subhanahu wa ta'ala nìkan èyí ó máa jẹ́ tí ó ṣe kí ni tí ó wà ní ìfọkànbalẹ̀ láyé tí ó bọ́ kó níbi ìyanu sáré bákan náà tí ibadallah ọlọ́run sọ pé wa ma khalaqtul jinna wal insa illa liya'budun gbogbo alámọ̀ gbogbo aláṣìfirinlẹ̀ pé nǹkan kan míì kọ́ ló dá wa yàtọ̀ sí ọlọ́run bá Allah subhanahu wa ta'ala ọlọ́run wá ń sàlàyé Allah subhanahu wa ta'ala

anábí bẹ̀rẹ̀ lọ́wọ́ sọ̀hábí yìí pé àtàdérí ma haqullahi ala al-ibad ǹjẹ́ o ma ẹ̀tọ́ ọlọ́run lórí àwọn ẹrú wa ma haqqul ibadi ala Allah bákan náà so ma ẹ̀tọ́ táwọn ẹrú náà ní lọ́dọ̀ ọlọ́run soso ma ẹ̀tọ́ tọ́lọ́ba Allah ní lórí àwọn ẹrú so sì ma ẹ̀tọ́ táwọn ẹrú wọ́n sọ pé a ah, Allahu wa rasuluhu a'lam anábọ́n sọ pé wa haqqullahi ala al-ibad ẹ̀tọ́ ọlọ́run wà náà lórí àwọn ẹrú rẹ̀ an ya'buduhu wa la yushriku bihi shay'a onígbẹ́kẹ́ máa jọ́sìn fún ọlọ́run Allah nìkan láì mórogúnmá ìjọ́sìn fún ọlọ́run Allah subhanahu wa ta'ala nìkan láì mórogúnmá ó Ali

pé ẹ lọ dú pẹ́pẹ́yẹ síbi sàárè yẹn àbí ibi ojú olórí ìlú lélẹ́yìn kí lù lè bá àtúbà kó lè bá àtúṣẹ́ àbí àwọn nǹkan báyìí tán máa ń sọ níbi àwọn nǹkan ẹbọ Ibadallah ìjọsìn fún ọlọ́ọ̀bà Allah subhanahu so àwọn ni wa haqqul ibadi ala Allah táwọn ẹrú bá ti wá mójútó ẹ̀tọ́ yìí àwọn náà ní ẹ̀tọ́ kan tọ́lọ́mà alápàá léṣe fún wọn onígbé kí ni ó alla yu'adhiba man la yushriku bihi shay'a ẹn tí ó bá mú orogún ọlọ́ba Allah subhanahu wa ta'ala ọlọ́ba Allah ní fìyà jẹ ọlọ́ba Allah ní fìyà jẹ ibadallah ẹ jẹ́ ká mójútó àárín jẹ ẹ jẹ́ ká mójútó àárín torí pé in tó ń pè ní mùsùlùmí láàrin yẹn náà so kò wá tó pé wọ́n kàn ń pè ní mùsùlùmí nìkan ṣé mùsùlùmí ni

ìbádàmà gbogbo àwọn kẹta àkàlẹ̀ yìí lára àwọn nǹkan tí ma ń gbé ìjáde kó nínú Islam ni o ẹ jẹ́ ká mójútó Ànábì sọ pé ẹlẹ́kẹjì wa an ta'tasimu bihablillahi jami'an wala tafarraqu lára àwọn nǹkan tọ́nà ẹ lọ dìrọ̀ papọ̀ gbogbo yín jama musulmi lọ́kan ṣoṣo ẹ wà lórí okùn ọlọ́ọ̀bà Allah subhanahu wa ta'ala kí náà ni hablullah onáà ni alkitabu wa sunna onáà ni Qur'an àti sunna Qur'an àti in tó bá rìnlẹ̀ níbi ọ̀rọ̀ anábuwa Muhammad sallallahu alaihi wasallam a kìí sí gbogbo súnà lórí báwọn súnà lọ́dọ̀ àwọn àfáà mi se mọ́ ń lò níyàn bí tàbá sọ pé ní ìsìn lọ́kórinṣẹ́ wá lọ́dọ̀ télọ̀ ọ̀tọ̀ ní ìtumọ̀ irinṣẹ́ lọ́dọ̀ tí wọ́n lọ́kórinṣẹ́ wá lọ́dọ̀ mẹkáníkì ọ̀tọ̀ ní ìtumọ̀ irinṣẹ́ lọ́dọ̀ tí wọ́n sọ àwọn àfáà mi náà wọ́n ń lo ìtumọ̀ súnà nínú fíkíhù nínú pé eléyìí ìdájọ́ níbi abala mí ni ṣùgbọ́n tá bá ń sọ pé súnà nínú ẹ̀sìn Islam ìtí wọ́n ni pé gbogbo nǹkan gbogbo mọ̀nà Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam gbogbo mọ̀nà Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam tó jẹ́ pé a máa tá bá sọ pé súnà ní nǹkan yìí ẹ̀mọ́jọ yáyìn lẹ́nu pé wọ́n lè lọ mẹ́rin wá látinú Qur'an wọ́n lè lọ mẹ́rin láti kíni látinú so kí láwẹ́ fàyọ́ bẹ́ an ta'tasimu bi hablillahi jami'an ọlọ́ni ẹ̀dìrọ̀mọ́ Ànábì sọ pé ẹ̀dìrọ̀mọ́ hablullah ọ̀nà ni alkitabu wa sunna alkur'an àti sunna nabuwa muhammad sallallahu alaihi wasallam anabi sọ pé ala utitu alkur'ana wa mislahu ma'a ẹlọgbọ́ wọ́n fún mi ní alkur'an bákaná wọ́n tún wá fún mi ní tó tún dàbí kur'an wọ́n fún mi ní alkur'an wọ́n tún wá fún mi ní tó dàbí alkur'an káàdà tó lọ sí bí dánàbí ẹ̀ránàbíwa Muhammad ànábí ó sọ̀rọ̀ láti bí ìfẹ́nú ànábí ó sọ̀rọ̀ láti bí wáhìí tá gbé wá fún ni báwo ni Kùránì sí dọ́dọ̀ ànábí pẹ̀lú wáhìí ànábí ó sì kàfà sọ̀hábà hadith náà sí dọ́dọ̀ ànábí báwo ni ọ̀rọ̀ tánàbí náà bá sọ ni ìyẹn ló fà tó fi jẹ́pọ̀ lọ́ba aláṣọ pé wà má àtàkùmù rọ̀súlù fakúdúhù gbogbo tánàbí bá fún ipá ẹgbàmú wà má nà hákùmù àìníhù fantahu gbogbo tó bá ní kẹ́ jìnà sí ẹ jìnà sí ibo láti mọ̀ ní ká ṣe ibo láti mọ̀ tánàbí ní ká jìnà sí ala ibadallah nínú kama suna nabuwa muhammad ni inú kama suna nabuwa muhammad ni ọlọ́sọ̀ pé wa anzalna ilayka dhikra ìwà muhammad aṣọ zikru kalẹ̀ fún ọ ẹmọ́wọ́ aṣọ zikru ìrántí kalẹ̀ fún ọ litubayyina linnas kó lè bá máa fi yún sí àlàyé fún àwọn èèyàn ma nuzila ilayhim nípa nǹkan tá a ti sọ̀kalẹ̀ fún wọn ó jẹ́ nǹkan mélòó ni tán sọ̀kalẹ̀ méjì báyẹn so ó ń tọ́ka sí pé kí ni alkitabu wa sunna so ibadallah anábi sọ pé wa an ta'tasimu bi hablillahi jami'an ẹ̀dìrọ̀mọ́ hablullah asàlágbé onáà ní alkitabu wa sunna a wà ájọ wà lórí ẹ̀ papọ̀ ni ààjọ wà lórí ẹ̀ papọ̀ ìtumẹ̀ ní pé àwọn kò ní mọ́sọ́gbọ́n rárá o ìlànà lágbọ́já báyìí làwọn tẹ́lẹ̀ ìlànà àfáà kan làwọn tẹ́lẹ̀ kò sí ní jẹ́ pé ìlànà àfáà kankan in ti gbogbo owó jọwà lórí ẹni pé kí ni o kájọ lórí kitab àti sunna àti kí làwọn sàhábà gbọ́yé ìyẹn túnmọ̀ sí pé nígbà tá bá jọ ń fa nǹkan kan láàrin wa èmi rí báyìí ẹ̀yin rí báyìí ibo la sí farudduhu ila Allahi wa rasul ẹ̀dà padà lọ́sọ́dọ̀ ọlọ́ba Allah subhanahu wa ta'ala kí lọ́lọ́n sọ nínú Qur'an kí lọ́nà bí sọ nínú hadith so ibadallah ẹlẹ́kejìlélé o níbi nǹkan tí anábíwa Muhammad sallallahu alaihi wa sallam Allah nífẹ̀ẹ́ sí pé ká ẹlẹ́kẹta wà á ń taná sọ́hùn ma ń wàláhùlọ́hù amúrọ̀kùn bákanáà ẹn tí Allah bá gbé àlámọ̀rí yín lé lọ́wọ́ ẹ máa ṣe nàṣíhà fún dàtí ìṣẹ́ tó bá jẹ́ olórí yín ẹn tí ń darí yín so bẹ́ẹ̀ ṣe bá Allah onígbé kí ni ó mu'awanatuhum 'ala al-haqqi ká máa ran àwọn olórí lọ́wọ́ lórí dáadáa ká máa ran àwọn olórí lọ́wọ́ lórí lórí kí ni lórí òdodo wa ta'atuhum fihi ká sì máa tẹ̀lé wọn lórí òdodo wa amruhum bihi ká sì máa ìgbàmí ò lè ṣẹlẹ̀ ni àwọn tó bá súnmọ́ níbi ah, ni nǹkan tí Ọlọ́run sọ sọ so kìí sọ́kọ́ báyà yíwọ̀n àbọ́ sí orí orí mímbàrí bá sàwọn lórí mímbàrí èyàn ma lálà sí àwọn olórí èyàn ma lálà sí ìjọba kò bá mú gbogbo àfáà tẹ́yàn bá ti rí tí bá ń ṣe bẹ́ẹ̀ òun rò pọ́hun sí látara pọ́hun lákin pé òun lákin àwọn so ìbá àwọn olórí lò nǹkan ni mẹ́kẹ́yàn lọ́mọ lálà sí wọn níta gbangba ìbá àwọn olórí lò nǹkan ni mẹ́kẹ́yàn lọ́mọ tú àwọn àṣìṣe tí wọ́n ń ṣe kí ẹ ma gbé síta kò mọ́ sọ pé fẹ́ correct wọn òwà bọ́ sórí rédíò ẹ̀yin ìjọba wa ò bọ́ sórí rédíò sáwọn ìjọba gan ló ń bá wí ni ṣé láyé àti mọ̀ gbọ́ rédíò ni so ó túnmọ̀ sí pé àwọn èèyàn ló ń bá wí ọkàn ń kó òun kó ìkórìíra ìjọba òun kó sáwọn èèyàn lọ́kàn gbogbo tó máa ń dà lóru nìyẹn táwọn èèyàn fi máa Canada àwọn ń lọ kìíní gbogbo tó máa ń fa nìyẹn táwọn èèyàn fi máa protest ẹ lọ wo wọ́n ti fowó kún owó búrẹ́dì wọ́n ti fowó kún owó búrẹ́dì láti jò ní ní Sudan wọ́n ti fowó kún owó búrẹ́dì láti jò ní dìísìn wàhálà sí lọ́mẹ̀ dìísìn torí pé nígbàtí wàhálà kan má ti fi lé yóò bọ́ sọ pé ìbẹ̀rẹ̀ ìdàlẹ̀ mọ́mọ̀ èyí mọ́mí tí mọ́ ń parí sí nígbàtí wàhálà kan má ti fi lé bẹ́ẹ̀lẹ̀ kí ló padà tẹ́lẹ̀ yóò padà máa di nǹkan tí yóò mọ̀ fákà lọ so àwọn afẹ́sìn láti mi kàtàlẹ̀ mọ́mí sọ́lá máa ń sọ pé kí ni bẹ́yìn ó ṣe bó lórí lò ànábì sọ pé man kana lahu nasiha lidhi sultan ẹni tó bá ní ìyànjú kan tó fẹ́ gba olórí fàlà yúbẹ̀ díhì àlà níyàtàn ọ̀bọ̀dọ̀ gbé wá sí tàgbàgbà anábì ló sọ bẹ́ ìwọ tó bá gbà anábì gbọ́ ìwọ tó bá ń ṣe ṣàhádà anna muhammad sallam ọ̀bọ̀dọ̀ bọ́ sí tàgbàgbà kó lọmọ sọ̀rọ̀ lórí láìdá pé à ah, ẹwọ̀nà tán ṣe wọ́n ṣe láti fi kówó jẹ náà ni wọ́n ṣe kìíní kan àwọn ọ̀rọ̀ lédè lédè táwọn ẹmọ́ ah, ni so ibadallah anábi sọ pé man kana lahu na ìwọ tó bá ní nasiha tó fẹ́ ṣe fún lórí o gbọ́dọ̀ lọ ṣe ìta gbangba walakin liyakhudh biyadihi kí ló ṣe ó kàrà gba olórí lọ́wọ́ mú ìyẹn tó bá láǹfààní àti ṣe bẹ́ẹ̀ ni o tó bá sì láǹfààní àti ṣe bẹ́ẹ̀ so yóò ṣe kí ni yóò gba olórí lọ́wọ́ mú yóò sì tẹ̀kọ̀kọ̀ yóò sì ṣàlàyé fún wọn pé nǹkan báyìí nǹkan báyìí o tó bá ń gbọ́ tó máa gbọ́ alhamdulillah tí wọ́n bá sì gbọ́ tọ́ in tó ń bẹ lórí tẹ ìwọ́n ṣe gínú ìwọ́n ti ṣe nìyẹn so ìbádàlá ojú ọ̀nà tí ó bá mú ojú ọ̀nà tí ó lọ oní ká má ṣe gínú ká lálàsí olórí ká má di gbogbo ẹlòmí gan olókó wà lábàlẹ̀ ayára rẹ olórí náà ni àwọn ìjọba náà ni àwọn ìjọba náà ni ẹn kìníkan kìníkan àwọn ìjọba náà ni àwọn kẹtàwà kan lè ṣe láàrin ara wa Muhammad sallallahu alaihi wasallam gbogbo òráwọn wa yamna'una haqqana àwọn ẹ̀tọ́ ti wa tó ń bẹ lọ́dọ̀ wọn wò fún wa wasaluna haqqahum ṣùgbọ́n àwọn ẹ̀tọ́ ti wọn tó ń bẹ lórí ti wa wọ́n wá máa ń béèrè Ànábì sọ pé al-haqqa alladhi 'alaykum ẹ̀rẹ́ tọ́ ti wọn tó ń bẹ ti yẹn ẹ̀rọ fún wọn náà wa tas'aluna Allaha alladhi lakum ọwà rẹ̀ tọ́ ti yín tẹ́rù kún bẹ lọ́dọ̀ wọn yẹn ẹ máa béèrè rẹ̀ lọ́wọ́ Ọlọ́run Allah subhanahu wa ta'ala akifada hadha wastamiru fima ba'd وصلى الله وسلم وبارك على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين الحمد لله ثم الصلاة والسلام على رسول الله الذي بلغ الرسالة وأدى الأمانة ونصح الأمة وجاهد في سبيل الله حق جهاده وتركنا على المهجة البيضاء ليلها كنهارها لا يزيغ عنها أهل إلا هالك عباد الله دام باب فراوة ونبقى نبوة محمد صلى الله عليه وسلم النبي صلى الله نفن كمتا nífẹ̀ẹ́

Allahu musta'an ẹlẹ́kẹta wa an tanasahu man wallahu Allahu amrakum ẹ̀tọ́lọ́bà Allah kó alámàrí ilé lọ́wọ́ kẹsí kí ní kẹ bálù pẹ̀lú nasiha kẹsí kẹ máa gbà ní ìyànjú tó dá lára àwọn nǹkan tánà buwa Muhammad sallallahu alaihi wasallam tí wọ́n sọ fún wa pí ọlọ́mà Allah kó ìra oná ní qila wa qal qila wa qal àwọn ọ̀rọ̀ tí èsì kọ́bọ́yá ní ibi iṣẹ́ ìjọsìn ní àwọn ọ̀rọ̀ tí èsì kọ́bọ́yá bá ń kọ́ra wa ní nǹkan ẹ̀sìn kákan jókòó kákan mọ́ sọ̀rọ̀ tàbákan ti jókòó tí tátẹ́gùn ti fẹ́ sáwọn èèyàn dini ìbádàlá níbẹ̀ náà lọ oríṣiríṣi àwọn nǹkan tí ò dáa ti máa ń jáde ibẹ̀ náà ni àwọn rọ́ irọ́ irọ́ irọ́ lóríṣiríṣi ló ti máa mi ti máa ń jáde sáwọn èèyàn lórí ibẹ̀ náà wọ́n ti jókòó tán ti máa lálàá sí ìjọba ń lọ wọ́n ni à ah, eléyìí orígbó iṣẹ́ kìnìkan orígbó iṣẹ́ kìnìkan so ibadallah so pàápàá jùlọ àwọn ọ̀rọ̀ tó jẹ́ pé ó ti ẹ̀lé ó lè kó aburú báwọn èèyàn àwọn ọ̀rọ̀ tẹ́pẹ́ ó lè kó aburú báwọn so ṣẹ̀rá islam fẹ́ káṣe kí ni ká jìnà sí ẹlẹ́kẹjì lára àwọn nǹkan tí wọ́n fẹ́ ká jìnà sí ó náà ni ida'atul mal ida'atul mal ìmá fi owó ṣòfò ìmá náwó ní ìnàkúnà ìmá sówó básubású lára àwọn ọ̀nà táwọn ya fi ń náwó nàkúnà táwọn ya fi ń sówó básubású ọ̀nà ni ìmá ta tẹ́tẹ́ ni ìmá ta tẹ́tẹ́ ẹ́ ìmá play sporty sports bet àtàwọn oríṣiríṣi betting tí wọ́n fi ń kó àwọn èèyàn lọ tọ́wọ́ bá jẹ́ ń bẹ́ haramu ni bó ṣe jẹ́ yẹn náà haramu ni tákùntún ọlọ́n kí ló wá ń da ẹlámù sí pẹ̀lú pé rísíkù tẹ́gbọ́ ọlọ́ba Allah subhanahu Allah ti kọ rísíkù rẹ ayé ìwọ́wà mọ́ púrùfù kó gbọ́n so ó ma púrúfù gbogbo Ibadallah idaatul mal ma fowó sófò ó náà ní kí ẹ ma náwó níbi gbogbo nǹkan tí ó bá ti wà important so gbogbo nǹkan tí ó bá ti nǹkan tí ó bá ti sàǹfàní so ẹ̀ẹ̀kan lè bá rí pé mo lówó ní àmúkàfẹ́ ṣe lè ní Ibadallah ṣẹ̀rẹ́ sàn fẹ́ ká jìnà sí o ẹlẹ́ẹ̀kẹta níbi àwọn nǹkan tí wọ́n fẹ́ ká jìnà sí náà ọlọ́bà Allah sọ nípa ìyànlọ́ ni wà ati ti zalkuruba haqqahu والمسكين وابن السبيل ولا تبذر تبذيرا ẹ̀rí àwọn tí wọ́n jálá súnmọ́ yín ẹ fún wọn lẹ́tọ̀ọ́ wọn àti ẹ fún wọn níbi owó yín ẹ fún wọn níbi nǹkan ní yín àwọn aláìní ẹ fáwọn náà níbi nǹkan ní ẹjẹ́ wọ́n jẹ́ mẹ́ àfáàní yín ẹlẹ́mí wà kówó lọ sójú agbó so yóò wà máa ná bẹ́ẹ̀lì bẹ́ẹ̀lì kẹlẹ́bà rí bí ah, àwọn gbajúmọ̀ ló wà ń lù yìí àwọn gbajúmọ̀ ló dé subhanallah tọ́lọ́run tó yẹ kó náwó sí kò náwó sí mọ́sálásí kò náwó sí àwọn ọmọ tán kéwú tó ẹkọ́ ọ̀rá kùrán fún wọn ẹ máa ha kùrán lọ kùrán tó bá rà fáwọn ọmọ tán ha gbogbo bàtán bá ti ń ka yóò máa jàǹfààní fún ọ wọ́n tún wá máa ka lọ bẹ́ẹ̀ yóò máa jàǹfààní fún ọ lọ bẹ́ẹ̀ wọ́n tún wá kọ́yàn ó tún máa gbalada mẹ́ Allah táwọn náà bá tún kọ́ máa gbalada àwọn nǹkan yẹn lẹ́ẹ̀ká máa mójútó ìbádàn lọ ṣùgbọ́n àwọn nǹkan tí ó ṣe kókó àwọn nǹkan tí ó àwọn nǹkan ẹ̀ṣẹ̀ làwọn yẹn náwó sí àwọn àti ká mójútó ọlọ́ni indal mubaziri na kíánu ikhwana shayatin ẹ̀rọ àwọn tó máa ń náwó nàkúnà àwọn ọmọ ya ṣetán ni wọ́n lára rẹ̀ bákan náà so tó jẹ́ ẹlẹ́kẹta rẹ̀ àti ìparí onáni kathratu su'al ìmá béèrè ìbéèrè lọ́pọ̀ ìmá béèrè ọ̀pọ̀ ìbéèrè àpọ̀jù ìbéèrè láwọn béèrè tí ó ṣàǹfààní àwọn béèrè tí ó ṣàǹfààní àwọn béèrè káfí dáǹkẹrú ẹlòmílẹ̀ wà bọ́sẹ̀ wá sọ bẹ́ẹ̀ kọ̀ wá tẹ́ lọ́rùn pé ẹ̀dàkùn ní béèrè o ìbéèrè tó sì béèrè yóò sì fi dágbò kẹrù tàbí pé àwọn nǹkan tí ó ti ṣẹlẹ̀ àǹfà kọ́ fún wa ká máa béèrè ìbéèrè nípa nǹkan tí ó ti ṣẹlẹ̀ pé èmi ń wò pé kí ló ń rò so tó bá kọ́ bá ti ṣẹlẹ̀ béèrè béèrè nípa rẹ̀ so ṣùgbọ́n kẹ́rẹ̀ kan jókòó nínú ẹ̀sìn ọlọ́mọ aláwọ̀sùn ara kó máa forí ohun ìbéèrè pé tó bá jẹ́ wípé báyìí kan ẹni tó jẹ́ ta ni àna kí àtàwọn béèrè báwọn tẹ́ ah, kí ló fẹ́ fi ṣe kí ló fẹ́ fi ṣe tàbí kí ẹ̀ ti ẹ̀jọ́ kalẹ̀ náà kó yẹn mọ́ àwọn ọ̀rọ̀ tí ó sàǹfàní kó yẹ pé ìwọ́n tó ń sọ̀rọ̀ náà ìwọ́n náà ló gbáwọn yẹn kalẹ̀ sí ìwọ́n náà ló gbáwọn sí ààyè tó ti mọ̀ béèrè àwọn béèrè dédé kò mọ̀ sọ fáwọn yẹn

ودمر أعداءك أعداء الدين وانصر عبادك المستضعفين في كل مكان اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد